وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين بتي أنشي رئيف وعلى إن شاء الله ونني العمل بالقرآن والحديث ونني ما سشيت وقرآن ترى رمضان لكذا نني أو أحاديث النبي محمد صلى الله عليه وآله وسلم so nínú ọ̀kàtà tún gbọdọ̀ gbọ́ ní abẹ́ ilé tán ṣàlàyé nẹni wípé tí um, tí àbájọ ní ìfàǹfàní bí ọ̀rọ̀ kan ẹnìkan lílé haramu ni ẹnìkan lílé halali ni kí ni kàtí a ṣe nǹkan tá ṣe náà ni wípé a dá padà sínú tíra ọlọ́run ọba subhanahu wa ta'ala àti sínú àwọn ahadi lè tí ó fẹsẹ̀ rinlẹ̀ so pàápàá jùlọ tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tó ní bùkátà sí kí àwọn ulama àwọn ulama ẹ̀sìn Islam kí wọ́n bá wa nájú tó ní èyí tó ṣe pé ìyí wà dápadà sọ́dọ̀ tí wọ́n a láti bá wé pé kí bá sọ nípa ilé kí ni kàtà nàbí sallallahu alaihi wasallam àmọ́ tó bá já wọn very clear wà glaring èyí ó rí ẹ̀rí straight nínú Qur'an àti sunna then ọlọ́ fa in tanaza'tum fi shay'in tẹ́ bá jọ ní fanfa níbi kíníkan ẹnìkan ní haramu ni ni halali ni farudduhu ila Allahi wa rasul ẹ̀dà padà sọ́dọ̀ ọlọ́ọ̀bá tàn nabi sallallahu alaihi wasallam in kuntum tu'minuna billahi wal yawmil akhir tó bá kí bí a lòdòdó ẹni gbàgbọ́ ní inú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹ̀dẹ̀ nígbàgbọ́ nípa ọjọ́ ìkẹyìn dhalika khayrun wa ahsanu ta'wilan ilé ń kọ́wù nǹkan ti fi ń dájú ní wa ahsanu ta'wilan òun sì ní ti fi ń dájú níbi ìfúnkalálàyé ilé ni àlàyé ti fi ń dájú anabi sallallahu alaihi wasallam anabi ní pé taraktu fikum amrayni anabi ní mo fi nǹkan méjì lé mo fi lé sáàrin lan tadillu ma tamassaktum bihima lókin gbà tẹ́ bá diro man kan méjèèjì tí mo fi lé sáàrin yìí ẹ ní eva sọnù kitab allah alakoko nínú tí mo fi lé fún yín ní tírà imero tírà Ọlọ́run Ọba wa sunnata rasulihi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ahadith sallallahu alaihi wa alihi wasallam so but ní abẹ́bẹ̀ yẹn ká tó lọ sí ibìbò mí ni wá ní pé bó ni ó yẹ ká ṣàlàyé nǹkan kékeré nípa kí ni iṣẹ́ tí àwọn àfáìsìn láwọn tán ti lọ iṣẹ́ wo ni wọ́n ṣe láti fi rí bí gádà láti fi rí bí preserve àwọn ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam léyìí ni wọ́n ṣe ṣe tí wọ́n fi ṣe ìyàtọ̀ láàrin àwọn ọ̀rọ̀ annabi lóòtù tó tó àti àwọn irọ́ tí wọ́n pa má nẹ́bí sallallahu alaihi wasallam because lódòdó àwọn èèyàn parọ́ má nẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí fi sọ pé man kadhaba alayya muta'ammidan èyí tó bá fojú lẹ̀ parọ́ mi yàn nẹ́bí sallallahu alaihi wasallam falyatabawwa maq'adahu minan nar kó ní tọ́n kó ya mú ààyè bí tó fẹ́ jòkó sí nínú náà so reality ni fact ni wípé lóòtọ́ ni pàwọn ẹnìkan wà tí wọ́n jẹ́ àwọn ẹni tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa parọ́ mọ́ annabi sallallahu alaihi wa alihi wasallam àmọ́ ọlọ́ọ̀bá ti sọ́nù kọ̀rán ni pé inna nazzalna dhikra <clears throat> wa inna lahu lahafidhu dájúdájú àwa la sọ kọ̀rán yìí kalẹ̀ àwa náà sì lámójútó ọlọ́run sọ pé kọ̀rán yìí o albatil pé la ya'tihi albatil ìbàjẹ́ aburú kò lè ni àbí kò tí ìbáyìn so nítorí nínú kan tó ma fi ń dá nǹkan rú máwọn èèyàn lójú níbi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ahadif ní pé ẹ̀yìn bóòlá sọ amẹ́ ìta nàbí sọ mẹ́ ẹ̀ládìí eléyìí sahih ẹlìlẹ̀ da'if ẹlìlẹ̀ mawdu' ẹlìlẹ̀ kìnníkan bóòlá sọ amẹ́ èwo láwá sí ń bẹ̀ ó ní pé in tó ṣẹlẹ̀ ní pé nígbàtánàbí wà ní gbàtánàbí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ma jíṣẹ́ fáwọn èèyàn tí Kùránì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ma sọ̀kalẹ̀ fánàbí sallallahu alaihi wasallam ànábì kọ́ fáwọn èèyàn níbi ma kọ nǹkan ní tó bá ti yàtọ̀ sí Kùránì so láti bẹ̀rẹ̀ nǹkan tí wọ́n kọ ní pé wọ́n máa ń kọ Kùránì gbogbo áyà ha sórí wọ́n ha lẹ́ẹ̀kan báyìí náà ìgbà tó wá di ọwọ́ ìgbẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam ó pàmìt ìgbé kan mọ́ ọkọ̀ nǹkan ní ẹgbẹ́ kí Abdullah bin Amr bin al-As radiyallahu anhu o ń sọ fá nẹ́bí pé tí ànẹ́bì tó bá ń sọ̀rọ̀ mo mọ́ ń kọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀kalẹ̀ o ànẹ́bì ní kí bẹ́ẹ̀ ni mọ́kọ́ wọ́n sọ fá nẹ́bí pé fi ghadabika wa ridha sí nígbàtí inú bá ń bí ọ àti nígbàtí inú bá bí ọ náà kí n sáà mọ́kọ́ ogbó so nítorí ọlọ́n sọ pàdánà ìbí wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ẹ̀hẹ́ àmú nínú hikma ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wípé àwọn èèyàn kó dé in reality tí wọ́n pàgọ́ bá nàbí nínú hikma ọlọ́wọ́ bá náà lọ́wọ́ wípé àwọn lọ́wọ́ àwọn 5 years yẹn ó fi lázàmà nẹ́bì ó jòkó tí ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì dẹ̀ ṣe dùwà fún ó dẹ̀ tọrọ lọ́wọ́lọ́wọ́ pé ọ̀rọ̀ tó máa ti gbọ́lẹ́nu ànẹ́bì okó ma gbọ́ yìí kú sì máa dúó sórí òun ìsì máa dúó bẹ́ẹ̀ nílò tọ́ Abdullah bin Amr bin al-As ó máa ń kọ́ kalẹ̀ ní àwọn ọ̀rọ̀ ànẹ́bì sallallahu alaihi wa alihi wasallam gẹ́gẹ́ bẹ̀rẹ̀ láwọn sahaba àwọn tó ṣe pé wọ́n witness àwọn occurrences tó ṣẹlẹ̀ láyé ànẹ́bì sallallahu alaihi wa alihi wasallam

kọ́kọ́ fi ayílẹ̀ kọ́kọ́ lọ fi wáyé mọ̀ná ayé ẹ̀nà kàdà tó lọ́wọ́ náà so kò sí kò ẹyẹ kò kí ń takọ́ra wọn pé èyàn wà tọ́lọ́wọ́ ọba èyí ò mígbé yìí tí yóò bá sì padà nílá iná èyí ó sì padà nílá ní insha so nígbà tó wá di tẹ́mà àwọn sahaba nígbà tánà bí kútán àwọn sahaba wọn lọ sí various locations àwọn tó lọ Sham because gbáyẹn àwọn Mùsùlùmí ti ń kọ́nkọ́ àwọn ìlú tó wà ní surroundings àwọn tó lọ sham àwọn tó lọ basro àwọn tó lọ kúfà àwọn tó lọ káàkiri báyẹn táwọn islamu ti gbàmọ̀ ojú tó pọ̀ mísọ́rọ̀ ní dimashki ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ káàkiri báyẹn níbi bẹ̀yẹn báyìí náà ni àwọn sàhábà yìí kọ̀ ní gbogbo orí tó bá wà wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àwọn student níbi bẹ̀ àwọn yẹn pè ní àwọn tàbí'ùn àwọn tàbí'ùn ni wọ́n jókòó ti àwọn sàhábà wọ́n listen sí táwọn sàhábà ń sọ àwọn sàhábàdẹ̀ ń kọwọ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọ̀rọ̀ annabi kọ́lá rasulullah kọ́lá rasulullah bẹ̀ wọ́n kọkalẹ̀ ní wọ́n kọkalẹ̀ oníkálùkùnkọ́ àwọn tí wọ́n ha sórí lẹ́ẹ̀kanáà báyìí wọ́n ha sórí àwọn tàbí'ún ìgbà tí wọ́n sàhábà lọ àwọn tàbí'ún náà láwọn student wọ́n pè wọ́n ni àtìbáwù tàbí'ín the same thing báwọn sàhábà ṣe kọ́ àwọn lọ́rọ̀ annabi àwọn náà ń kọ́ àwọn tàbí'ún wọ́n kọ́ wọn ní ọ̀rọ̀ annabi through àwọn sàhábà ike ọ̀rọ̀ yìí o kódà ibn masudu sọ báyìí fún wa ike annabi sọ báyìí ìyẹn náà kí ní ìṣìnàjì so ó ti wà ọ̀rọ̀ annabi ti wà níbẹ̀ ló jẹ́ kí ó lè láti parọ́ bá annabi sallallahu alaihi wasallam because tó bá parọ́ ta ló fẹ́ fi tì sí ipò gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ibn masud wọ́n ni wọ́n òjò kó ti ààrí ah, ọlọ́dọ̀ ibn masud lè láyé bóòlù sí gbọ́ ibn masud tó bá ní Ibn Abbas ló sọ fún ìgbàwó Ibn Abbas kí náà ń pè ìjáàzì ló gbé dàgbà ìjáàzì ló wà ìwọ misra ló wà bóò ló ṣe pàdé ah, àfáwà gbé àwọn ọ̀dọ̀wà bí àtàwọn ṣùgbọ́n tó kalẹ̀ láti fi ma ipé só lóòtọ́ lẹ́ni yìí jókòó ti ẹni sí lóòtọ́ ló gbọ́rọ̀ lẹ́nu ẹni yìí ibìnẹ́ ti ń sí òpin yà láàrin àwọn iyọrọ àti àwọn ètò jódòdó ló jẹ́ pé ìgbà tó fẹ́ pa ìkan nínú àwọn tó ma ń hun àdífin gbà yẹn tí wọ́n ma ń pa àwọn ẹ̀dà àdáńgbà yẹn nítorí ibi tó bá fẹ́ bẹ́ẹ̀sì yẹ wọ́n pa ọ̀ káwọn yóò kúlé wọ́n pa ọ̀ kí wọ́n lọ kó lọ́nà sàárì káwọn yóò kúlé bá sinmi ó wá ń sọ fún mi pé tẹ́ bá pa mí mo ti hun 300,000 ahadi mo ti mú kalẹ̀ wọ́n ní mọ́ wọ́rí àwọn àfóòsàlàyé kólà kó hun 5 million ahadi kó tó wá di àsìkò àwọn Imam al-Bukhari àwọn ìtàwọn Imam Bukhari àtàwọn Imam Muslim àti àwọn ashabu sunan àti àwọn bẹ́ẹ̀bẹ̀ lọ nínú àti wọ́n kọ́ àhàdìtì jọ ní wípé àwọn kan kó àwọn ọ̀rọ̀ yẹn jọ àwọn ọ̀rọ̀ ti gbà tẹ́dẹ̀ ti ma wé tó lálàáfíà tó rinlẹ̀ lọ́dọ̀ Ànábì àti tí òrinlẹ̀ wọ́n ó ti wà ìtàwọn kan ṣe ni pé àwọn wá compile sínú kan so ló jẹ́ kó wà easy báyẹn láti fi protect àwọn kíní ẹ̀ pé kó wà kan náà fi kọ́ Sahih Bukhari mímọ̀ ní pé àdíṣẹ́ lè yíò haddathana malik malik ló sọ lè fún wa malik náà àwọn èèyàn tó kọ tó gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ o ni náàfíà náàfíà ó gbọ́ lẹ́nu ibn umar ibn umar ni sàábí ànábì ni yìí náà ń pè ní isnadi tó tán sábà ń sọ pé hadithi ilé yóò kò rinlẹ̀ dọ́dọ̀ ànábì sọ́lá dọ̀íf lélẹ̀ ìwọ kìí pọ́kà máa ń pé ah, ewé tún ní dọ̀íf tún lélẹ̀ nítorí ọlọ́run ti mọ̀ pàwọn ènìyàn kó pàwọ́ máa nẹ́bí sallallahu alaihi wasallam ó ti wá gbáwọn àfáà kan gidi tí wọ́n mọ̀ ṣàdáyà wọn rọ̀ sayaiṣu laha aljahabidha sayaiṣu laha aljahabidha gẹ́bí ibn mubarak ṣe zọ àwọn hadith náà wọ́n yìí bó lásọ wáṣe ibn mubarak ní mọ́wọ́ rí sayaiṣu laha aljahabidha àwọn jẹnkónú àwọn àfáà wọ́n dìde láti gbọ́n àwọn hadith yìí yanqulunahu nakhlan so bó ṣe padà rí ẹ̀yẹ pé àwọn ọ̀wọ̀ta nẹ́bí sọ òun làwọn eléyìí tẹ́ parọ́ nìí ẹlòmí lè mọ̀ pé kí ló tàbí àwọn pàpàmà nẹ́bí reason pọ̀ tàbí fún pàpàmà nẹ́bí sallallahu alaihi wasallam nínú àwọn reason yẹn ni pé àwọn tó fẹ́ bà ìsìn ọlọ́wọ́ bàjẹ́ àwọn zanadikọ̀ àwọn zanadikọ̀ mú sì jòkó báyìí ó kàdùkú báyìí anẹ́bí sọ báyìí anẹ́bí ó yìí láti sọ̀nà èmi gẹ́lẹ́ sọ ṣe amúdà ti yẹni òpàrọ́mà nẹ́bí ni ó pàrọ́mà nẹ́bí sallallahu alaihi wasallam ó ní anẹ́bí wa bá wọn báyìí léfètètè báyìí tó wọ́n rí anẹ́bí fisikali báyìí anẹ́bí wa ni ó ń gbà sọ̀látù fàátì mọ́ kọ́ àwọn yẹn sọ̀látù fàájì èyí tó bá ti ka sọ̀látù fàájì ẹyọ kan yóò ní ládà 6,000 the same format yẹn làwọn tán wá before rẹ̀ náà fi ń parọ́ bọ̀ àwá ti mọ̀ pé irọ́ ni wọ́n pa gbà irọ́ ni wọ́n pa o àkọ́kọ́ olùkọ́kọ́ rá nẹ́bì náà physically àṣílò sọ ànẹ́bìwà ló sàárẹ́ olórí physically tó bá ti ẹ̀tọ́ lórí lójú àlá ní tó bá tún lójú àlá náà ìyẹn lè ránẹ́bì lójú àlá ìyẹn rílẹ̀ tó bá tún wá lójú àlá náà kò lè fún ọ ní additional sharia because sharia yẹn ti pé Ọlọ́run sọ ní Kùránì pé al-yawma akmaltu lakum ilé bóòlù sọ fún ní ẹ̀sìn mi tí ó fún Abubakar àti Umar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sahaba rí tó ń láyé àìyí tó lè kí ní yìí kọ́ àfikíyàn níma nípa ẹ̀sìn ni ó fi mọ̀ pé ok reason tán fi ń sọ pé yìí kíní ni because kíní yìí àwọn ọ̀tá Islam ń lò kíní ẹgẹ́ láti fi wọ́n àhàdí in tó padà bá rí mi ní ẹ̀tẹ́ padà pé àwọn òtí ẹ̀lú àdísì mọ́ tí wá Kùránì ah, làwọn lò nẹ́fìmọ́ pẹ̀lú Kùránì yóò Kùránì làwọn lò ẹmọ́ mú àdísì kankan wá sọ́dọ̀ ti wáwó ara ni pé sórí ọ̀rọ̀ tó ń sọ yẹn ibi tó ti lè correct ni pé ìrun tá ń kiri sẹ́rí bá ṣe kírun láàrọ̀ yìí ó lè rí nùkúrá nìbà àlàyé bá ṣe kiri wà láì òlérí sallallahu alaihi wasallam wípé anabi wá kọ́ wa ní bá ṣe máa kírun anabi wá kírun fún wa anabi wá sọ fún wa pé sallu kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi anabi tí mo kí anabi ṣe hajj fáwọn èèyàn ẹ wọ́n bí mo ṣe ń ṣe o ẹmọ wò mí o àwọn sàhábà tó wárí ànàbí yìí àwọn náà kọ́ àwọn tó jẹ́ student wọ́n tọ́jú àwọn tàbírùn ẹ̀ẹ́ àwọn nẹ́dẹ̀ sí wọ́n rárá sàábí tó ń ṣe báyìí pé ó bẹ́sẹ̀ mọ́ sí tàwáfù ní mọ́sí mọ́ ń lọ sí Muzdalifa lélẹ́yìí Mina lélẹ́yìí as-sa'yu bayna as-Safa wal Ibrahim ẹ̀kínan pé al-Jamra òkúta àti bẹ́ẹ̀ lọ báyìí nínú àwọn Zamzam àti bẹ́ẹ̀ lọ nínú àwọn kíní ẹ̀ àwọn náà wá kọ́ àwọn tó so kí ní ẹ̀bọ́ sí ń pass on from generation to another nìyẹn so ló yẹ pé ó lè fún ọ tó bá mú kan wá náfíà tètè mọ̀ pé ilé eh, tó mú ayà ànábì òmìnlẹ̀ wá o tẹ́lẹ̀ hmm, ilẹ̀ ànábì òmìnlẹ̀ wá ẹwẹ́ nìkan tó wọnú mọ́ṣálásí before subhi bí ṣe yẹn náfíà lọ ti ẹnu nìkan yẹn ah ikú náà fẹ́ wọ́n sọ pé iná tàbírùn àwọn tàbírùn tàbí already study lọ́dọ̀ àwọn sàábé bá nẹ́bí ṣe kírun wọ́n ilé tó kí àárá olùwá ń kí oníkíni sọ́lọ́ wá fíyà jẹ́ mítò kí mún kí wọn ni ọlọ́lọ́ ní fíyà jẹ́ tó gbọ́n kí wọn ọlọ́wọ́ fíyà jẹ́ nítorí kò ti takwa nẹ́bí sallallahu alaihi wasallam because mo kọlọ́dà wọn sàhábà pa nẹ́bí ma ń kí wé tí wọ́n kí o wá yẹnẹ́ fílà lọ tó bá dé tàhẹ́ kó kan kí ló ń gbé rọ́kàtẹ̀l fajr kó dẹ̀ jòkó kí mọ́mù fi dé ni èwo ní kó mọ́ yẹnẹ́ fílà lọ káwọn yẹn sí nẹ́fìlò sínú ẹ̀sìn ni ara ẹ̀sìn yóò bàjẹ́ báyẹn ànẹ́bì òkú alẹ́rẹ̀ so tó ba mú any slight thing kékeré báyìí wá tánàbí òsè wọ́n mẹ́ ànẹ́bí òsè lè wọ́n wà kọ kalẹ̀ ipé lágbàjá sílé ìjọ kan wò ànẹ́bí òsè yí ta fi mọ́ nìyẹn bó sì tó fi wá di àsìkò tàwà wà yìí tó lé pé ó mọ́ ní kọ̀ kí náà pé kò sí bí ẹ̀ṣẹ́ fẹ́ pípẹ̀ síbi súnnà tó ní takobídà àtàwọn tán ṣe bídà kò sí gbéfẹ́ṣe abẹ̀rẹ̀ kò ní gbéfẹ́ṣe because àwọn bídíà ni àtàwọn tán ṣe bídíà ni mú òsẹ̀sẹ̀ délé ni wọ́n ti dé látàrí àwọn sàhábà náà àwọn sàhábà Ibn Mas'ud tó wọnú masalasi kí lẹ́ ń ṣe wọ́n kóra wọn jọ wọ́n ń Abu Musa al-Ash'ari tó jẹ́ student annabi sàábé ni bà tó dé ní mọ́sánásí omi wọn pé kí lẹ́ tàwọn lè ṣe eléyìí sínú tánàbí mọ́ kò sí mẹ́ o wà lọ sọ fún Ibn Mas'ud tó tún nímọ̀ jùlọ pé Ibn Mas'ud mo tún kí ní kan ògbé mi ní ìsìn máa Ibn Mas'ud náà débẹ̀ pé kí ní tẹ́ ń ṣe yìí àdẹ́bì ọkọ̀ alẹ́dẹ̀ wọ́n wọ́n ń compile gbogbo ẹ̀ èyí tán ṣe tánàbí ṣe wọ́n kọ́ èyí tánàbí ò ṣe so tó bá tó se ṣe kan wọ́n ni tí wọ́n bá rí ọ̀rọ̀ kan ebe kódà wọ́n ṣe kí ní ayé àwọn sàábé wọ́n lọ sí fún ọ nínú ìwé pé so rélè tó náà ṣe yìí wọ́n ti kọ́ kalẹ̀ tipẹ́tipẹ́ ilé tán ṣe yìí ànábì ò ṣe lè ìdán wọ́n parọ́ má nàbì ní sallallahu alaihi wasallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà wọ́n túnmọ̀ nínú kẹta tó fi compile àwọn ọ̀rọ̀ ànábì àwọn tó wá fẹ́ mú ọ̀rọ̀ yìí kódà kó jó ní dédé kọmọ̀kún ìkín parọ́ tí a kí bí èyàn tó pé memory ẹ weak o lè rí nǹkan hádádá àbí ò kọ́ kí níyẹn mú ní gbọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀pá so wọ́n gbé àwọn ṣòro tó kalẹ̀ láwọn àfọ́ ní hadith èyàn tó bá study mustalah hadith o ní ó rí àwọn kìíní yóò tún rí gbọ́yé dáadáa ló fi wá láti fi preserve láti fi make sure pé ẹ̀sìn yìí preserved kẹ́nìkan wá délé ní kó wá fẹ́ fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu àti àìmọ̀ tó kàn lọ́rọ̀ ayé rẹ̀ kó fẹ́ fi bírí iṣẹ́ táwọn ènìyàn ṣe kó fẹ́ fi dáógún ẹnu kó fẹ́ fi wó kó ọmọ bú àwọn sahaba nẹ́bì fi abu abu abu sa'id al-khudri ó tutù ó rọ mí àpò sàábé ní bá rí ó rọ mí àpò ẹnìkan ní sàábé ó rìrì òpé náà wá rí sàábé kan tó rìrì náà òpé wọ́n mọ̀ kí táwọn bá ti wó àwọn sọ̀hábà kó wọ́n ti gé connection tí ń bẹ láàrin wa àtànàbì kó ṣe ìwọ mọ̀ tánàbì sí ni àwọn sọ̀hábà náà bó ṣe kírun ni àwọn sọ̀hábà iná kíbẹ̀ táwọn tàbí orí wọn tán kí ni wọ́n kọkalẹ̀ àwọn tó wá lẹ́yìn yẹn náà rí yẹn náà wípé òkè báyìí ní ṣe rí ni báyìí náà ṣe rí báyìí sábẹ́ ni báyìí náà ṣe bá nẹ́bí ni kódà nẹ́bí gan òkà dédé kí Jibril ló wá Jibril wá kírun fánàbí Jibril wá ní wá mọ̀ bẹ́sì sí wà preserved ní òjò báyìí lọ tí ẹ́kà ní pé kó wá lọ wo ṣẹ́ táwọn àfá ẹ̀sẹ̀ ti sí àwọn àfá àwájú tẹ́ ti ṣe kalẹ̀ nípa preservation of ahadith ní ìfúwà mọ̀ ìpé ilé ní orílẹ̀ so in short ni pé summary ni pé ọ̀wọ́n ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam kò ṣe yọ láìmọ́lú kódà in tí ò yẹ pọ̀lọpọ̀ ní pé àti ọ̀rọ̀ annabi àti ọ̀rọ̀ ọlọ́ọ̀bá déédé ni níbi ìmá ṣe rí tàbáfẹ́ Ah, tàbá fẹ́ quote evidence kẹsí pé tó sọ fún ní pé kọ́kọ́ quote kòránì náà o má ti quote àdísí o tó bá wá rí kòránì wá lọ sí bí àdísí ìsọkúsọ bá bánlá sọkúsọ̀rọ̀ ní méjèèjì dédé ni because ọlọ́ọ̀bá tó ọlọ́ọ̀sọ́má ànábì o ọ̀rọ̀ tó ń sọ yẹn kẹsí kó dédé fọ́mẹ̀ fún rẹ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀ náà ni ọlọ́ọ̀lọ́ ní hikmọ̀ tó fi mọ́ sọ pé ilé kó ń jẹ́ kòránì ilé kó jẹ́ hadith hikmọ̀ ọlọ́wọ̀ ọba ni wisdom ọlọ́ọ̀ba ni táàbùrọ̀ question so tàbá tí wá mílé ǹkọ́ ìbẹ̀ kí náà jò yíò wá kílẹ̀ sí wáyé pé dẹ̀dẹ̀n dẹ̀dẹ̀n o àfi ká mọ̀ lù ọ̀rọ̀ Ọlọ́run ọba o àti ká mọ̀ lọ̀rọ̀ nẹ́bì ní tàṣí lé fi tó àwùjọ wá nìyẹn kún kálùkù bẹ̀rẹ̀ nínú fámílì wọ́kọ́kọ́ ma fi tó fámílì náà èmi ń tó fámílì mi pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n náà tó fámílì tí ẹwọ́n kálùkù tó fámílì nígbà tàbà fi tó àwọn ọmọ tàà ń tọ́ yẹn tàbà fi tọ́ wọn years àmọ́ yóò dìje lẹ́ẹ̀kan náà láwùjọ láti ṣe pé wọ́n ti fi Kùránì àti súnnà kọ́ wọn láti lé ọmọ tán fi Kùránì súnnà kọ́ yóò wá pàdé ọmọ tán fi Kùránì súnnà kọ́ òun ló pàdé ọmọ tán fi Kùránì súnnà kọ́ àwùjọ kan bẹ́ẹ̀ sí ní mọ́ wà all right díẹ̀ díẹ̀ to ah alhamdulillah ìmọ̀nà nẹ́bì mm-hmm. ara o bá nẹ́bí àtàwọn sàábé ṣe máa ń ṣe ní o ẹgbà báyìí ẹmọ́ sí ẹbẹ̀rún ọlọ́run o ẹmọ́ wáyé wakúwá báyìí báyìí o ma àwọn expect àwùjọ wa dá àwùjọ lè because àwọn mọ́tẹ́rọ tí ó tún àwùjọ sí yẹn ìbá àwọn olórí ọlọ́lá náà nìyí àwọn governors wa àwọn president àbí àwọn tí ó ni àwọn lẹ́tì so kò sí ń ta tó fẹ́ gẹ́gẹ́ bí Imam Malik ṣe sọ ní pé lan yasluha akhir hadhihi al-umma illa bima salaha bihi al-awwal ṣẹ́rí ìgbẹ̀yìn umma yìí kò lè wà rectified àfi ká kí ló rectify àkọ́kọ́ in tó rectify àkọ́kọ́ òun ló lè rectify àwa tá bá fẹ́ lo shortcut ká dáwú ọ̀nà àlùmọ̀ ìkọ́rọ̀ yìí lẹ́gbẹ̀ kò ní work àfi gbogbo aká sẹ́rí padà sọ́dọ̀ lọ́wọ́ bá Allahumma radda al-muslimina ọlọ́ba dákun dáa musulmi padà dákun dáa padà sí bẹ̀ẹ̀sìn rẹ̀ ní dáa padà tó lálàáfíà ọlọ́ba fọkàn wa má kọ́lọ̀ jẹ́ kó rọrùn fún wa láti lè gbà fọ́lọ̀ba ká gbà fánàbí sallallahu alaihi wasallam kádẹ̀ ìrìnjú ọ̀nà هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته náà so tó bá ti di ìrọ̀lẹ́ ní inṣáàlá um, àlàyé àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ níbi ọ̀rọ̀ ìsinwa inṣáàlá yóò tún máa wà níbi 5 o'clock inṣáàlá abiyarwa bá kó fún oníkálùkù ní at-tawfiq was-sadad lima yuhibbu wa yarda wassalamu alaikum